Bàbá Ọlá, ṣé wàá bá mi lọ sí oko ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀? Rárá o, nítorí pé mo máa lọ sí ọ̀dọ̀ àbúrò mi obìnrin tí ara rẹ̀ kò yá. Tí mo bá dẹ̀ dé ibẹ̀, màá bá lọ sí oko láti mú iṣu, ilá, tòmátò, ẹ̀gúsí, ata rodo, tàtàṣé àti ẹ̀gẹ́ wá sílé. Tí mo bá dé láti oko, màá bá a se oúnjẹ. Lẹ́yìn náà, màá ní láti bá fọṣọ, lọta, gégi. Màá bá lọ gba òògùn lọ́dọ̀ apòògùn màá tọ́jú àbúrò mi dáradára màá dúró tì títí di alẹ́ màá wá padà sí ilé mi. ó dára o màá sì lọ sí oko láti hun koríko tí mo bá ṣe tán màá padà wá sílé. bóyá tí ara àbúrò mi obìnrin bá yá tán a máa jọ lọ jẹ́ kí a lọ ìsọ̀ màmá títì. ìyẹn á dára púpọ̀.